الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين نعنى صلي حديث تنصر نقبع الوصال بسيئة لما سيوصال أوه هذا صلي هو أكون lórí ilé tó kùtà múrí ní insha Allah o ni hadithi Abi Hurairah radiyallahu anhu ya nínú Bulughul Maram pẹ̀lú alayi Sheikh Abdullah al-Bassam tí wọ́n ni anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé man lam yada qawla zur wal amala bihi wal jahala lillahi hajatun fi an yada ta'amahu wa sharabahu Imam al-Bukhari gbawa àti Abu Dawud láfdà Abu Dawud lélẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹnikẹni tí ó bá gbé jùlẹ̀ nínú Ramadan olóngbáwẹ̀ àmóòtún wá gbé jùlẹ̀ kọ́wùlà zoor àwọn ọ̀rọ̀ ìsọkúsọ àwọn ọ̀rọ̀ orídìrídé ó gbójú kalẹ̀ nínú Ramadan àbí ma ṣiṣẹ́ tọrú àwọn nǹkan báyẹn wàlìjáhálà àti ma فليس لله حاجة إلى أن يدعى طعامه وشرابه ọlọ́run ò ní bùkátà kankan sí kẹniyẹ fún jẹrẹ lẹ́ àbúkò fi omi lẹ̀ níkan wùlẹ̀ ń fi gbé panú lásán ni ìsìn wùlẹ̀ ń fi ọgbẹ́ gbé ara rẹ̀ ní so waljal wọ́n ní ìtumá mọ́làmẹ́dà ay ẹni tí ò bá sí kíni wọ́n ní tawarada alal والعمل في الفعل هو هو الثاني المباشر so يدا okay ya kasha la azur kini azur huwa kullu kalamin ma'ilin 'anil haqq wa minhu al-kadhib idan kini azur oni gbogbo ọ̀rọ̀ tó bá ti yẹ kò ní bi ntan pe lódodo wa minhu al-kadhib nínú ẹni ke ma pa irọ́ maya wal buhtan àti ke ma hun kama against àwọn ومن أعظمه الشهادة الكاذبة في أخذ باطل يجي في اللقبات نينو زور وني كما جريكي láti fi gba nǹkan lọ́nà bàjẹ́ au ibtọ́lá hakin àbí láti fi dá òdúdógún kí ẹna jẹ́rì kíkà wallahi ó sojú yìí kí ní òdẹ̀ sojú yìí ìmá láti fi ṣe kí ni láti fi gba in tó jẹ́ bátil tí ó lẹ́tọ̀ sí kó gbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni al'amal bí kó tó mọ́ síṣẹ́ tó al-muktado azur ma jẹ́rì kí àbí ma payọrọ àbí ma sọ ìsọkúsọ aljahalu yẹ ni asafa wọn kí ma wọ pọnú min shatmin wa sabbin wa qadhfin wa huwa diddul hil ni gabi kí ma bú ebú kí ma insult àwọn èèyàn kí ma lẹ́kọ̀ọ́ rọ́mọ́wà kí ma lẹ́kọ̀ọ́ zinamawa òun sì ni ìdàkejì kóríyàn pé kọpọlọ yẹn sẹ́tù so gbogbo ilé nǹkan èyàn tí ó bá fi àwọn kìíní ilẹ̀ nínú ọ̀sán Ramadan àwọn ọ̀rọ̀ rí dé àwọn ọ̀rọ̀ tí ó dá ẹlòmí tó ń kọ nínú ọ̀sán Ramadan náà ní tó ń gbọ́ orin kódà orin ní fi ń sẹ́tù ara rẹ̀ sódà àwẹ̀ onígbò gbogbo àwọn kaba yìí eh, eh, ẹ̀rù ń báyẹ̀ gan fún irú àwẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn tán wo fíìmù náà gbogbo àwọn kọlù zoro shahadatu zoro gbogbo ẹ̀ tányányá ní bẹnu fíìmù wọ́n sì lẹ́yìn fi ń gbàwẹ̀ yìí wọ́n lẹ́ fi ń ṣe káwẹ̀ mọ́ gbò yìí bó láwá sí Ànábì sì ń sọ pé ẹni tí ò bá fàwọn kí ní ilẹ̀ Ọlọ́run ní tó ń fi oúnjẹ rẹ̀ tó lóhun ò jẹ Ọlọ́run ní tí ó fi sí omi tó lóhun so kí wá ló wá ń dàmà rẹ̀ sí pé ò jẹun wá mú gbà náà inú oṣù Ramadan yìí ń kọ́ èyàn ma tó fi ń bízi pẹ̀lú ìjọsìn ni wà ní mọ́ṣálásí dáadáa ka Qur'an ṣe nǹkan tó pọ̀ tó ní ṣe pẹ̀lú ìbádà ìmá wámà náà nínú àwọn ìbádà ti náà ni bal ajalil ajallil inú Ramadan náà májẹ̀kú tó kọ́tì ma yu'khadh min kullu kalamin muhabbar qawlu zur ọ̀rọ̀ tí ó dáa òun ni <clears throat> ọ̀rọ̀ tó bá ti yẹgẹrẹ kó níbi òdodo ó wá kó sínú rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá jẹ́ haramu mina al-kadhibi gẹ́gẹ́ bí irọ́ wal-ghiba ìmá sọ̀rọ̀ yìn lẹ́yìn wan-namima <clears throat> ìmá sòfófó wa shahadatu zur ìmá jẹ́rìí èké was-sabbu wash-shatm ìmá bú ni àti ìmá lọ ni ìmá sọ̀sọ̀kú sọ́nù gbóró ni ìkíyàn jẹ́ sàkọ́bùn fil aswaq ẹni tí ó ma kí kákàkiri ìlú gbogbo èyàn kò dára rárá lẹ́kí inú àwọn anábì sallallahu alaihi wasallam inú àwọn tọ́lọ̀ bá hìtì wọn láti ó jẹ́ sàkọ́bùn fil aswaq wọ́n ma kí kákàkiri lọ́sànì tó bá dòru wọ́n wá sùn gẹ́gẹ́ bí ẹran ma sùn kalẹ̀ gẹ́lẹ̀ ti báyìí ọ̀sán ma ẹlòmí olóhun gbáwẹ̀ àwọn ọgbọ́n tó máa ṣeré pẹ̀lú àwọn obìnrin máa sàádà pẹ̀lú wọn agínníkà ah, gínníkà kí láti ní ìṣàádà ó sì tún lóhun gbáwẹ̀ yóò tún bá in tó bá láti before Ramadan ó tún bá wọn Ramadan kò tún gbígbé jùlẹ̀ àbíọ́lọ́bà kó sànà wọ́n ní fàkúlù kọ́ọ̀lì zorin ẹlẹ́kejì ní tí ṣe kàbílá albasam wọn bí ni pé fàkúlù kọ́ọ̀lì zorin fàhúwà muharramun fi kulli zamanin wa makan gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbàjẹ́ ọ̀rọ̀ ìfànsá ọ̀rọ̀ ètè ọ̀rọ̀ gbogbo ìrédèdè báyìí kan wọ́n ní àrámù ni ní gbogbo ayé àti gbogbo àsìkò walakin yu'azzam wa kana fi zaman ka Ramadan àmọ́ tó túnmọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ni pé àwọn ẹ̀ṣẹ̀ yẹn túnmọ̀ lágbára tó bá ti Ramadan tún ni kí n sí pé inú ẹ̀yìn ní Ramadan apá Ramadan bá ìmú kọ̀ntínú ọ̀rọ̀ tèmi ni àrámù náà ni tẹ́lẹ̀ náà níta kan sọ ní pé ó tún ma ń bọ́st ó tún ma ń lágbára nínú Ramadan wa makan fadil kalharamain ẹtùn gẹ́gẹ́ bí àyè tó bá tún láyé ṣe rí báyìí bá ṣe jáyé àpọ́nlé sí àbí básìkò bá ṣe jẹ́ àsìkò àpọ́nlé sí bẹ́ẹ̀ ni àwọn sí olórí ma ń lágbára ń bẹ̀sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ẹ̀ṣẹ̀ sí ma ń lágbára ń bẹ̀sí ṣe bá nínú haramain ẹ̀má kí ẹ̀ tún ma sọ́kùsọ̀ nínú haramain kí ẹ̀ tún ma parọ́ kí ẹ̀ tún ma ṣe ẹlòmín ṣe jálàbí nínú haramain ìtún àtẹ́ntì sáwọn clients nínú haramain so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó lẹ́lò mí iṣẹ́ kan tí wọ́n fún inú haram ní ti lọ lo iṣẹ́ nínú Ramadan tàwọn rawa jẹ́jẹ́jẹ́jẹ́ tàti ọgbìyà àwọn ṣàyàtínú ààrẹ mẹ́wàá tó ṣe pé kò ń fi àwọn ilẹ̀ ara bó sínú Ramadan ìkan wọ́n tún sọ̀rọ̀sọ̀ ní gbogbo àná kìnníyàn kìnní kan ẹ ma à ẹ̀ẹ́sàn pà lọ sí bíkà máa sógun náà níṣà gbogbo ilé ìkọlù ìzógun náà ni ìsọkúsọ ọ̀rọ̀ ní gbogbo ẹ̀ ó sì mọ́ ní káwọn yẹn máa sógun káàyàn máa já kíníkà kìnìkan káàyàn máa lá kíníkà ká máa lágbá ká máa láwù ká máa ṣe kò bá bá sásùn àwọn tó jẹ́bọ kán ṣe gbá ká sàwú kíyànwà máa sọ kọ́ ọmọ òbíyàn fi ṣe fákúrò àbí kíyàn tí ẹ máa takun tó wà ma'lum min Ramadan ẹlòmí tafsiri tó ṣe nínú Ramadan ìbá tafsiri tẹ àwọn kùfùrìyàtì ló máa ń pọ̀ ó ti gbajúmọ̀ tí ẹ̀ kọ́dà ọ̀rì tí jọjúmọ̀ gbà tẹ̀sí lọ́dún tó ti bẹ̀rẹ̀ àbí kúfùrù bẹ̀rẹ̀ ìsọkúsọ hànà ní masu gbogbo àwọn kíni ó before Ramadan ó léwu lẹ́yìn Ramadan àmìwò rẹ̀ nínú Ramadan àbí láwọn ààyè tó bá darí àwọn ààyè um, agbọ́lá àtàwọn ààyè tó wà sáka gẹ́gẹ́ bí Haramain àbí Masjid al-Aqsa àwọn ẹ̀ṣẹ̀ tó máa ń lágbára ju àwọn ẹ̀ṣẹ̀ àjọ àwọn bòmí lọ because intention fi lágbára ń bẹ̀ ni pé ayé yẹn ayé madina kí náà ń pè ní madina bẹ̀rọ ọlọ́run ayé yẹn ayé bí tó ṣe pé sókítà kí bí ánù tán lọ wà báyìí àwọn dàwáyí rídìrídì pọ̀ nùgbò tó pé ọkàwádẹ̀ wiki àwọn tó lè máa ṣe jálùbù kọlùbù wà lọ sí ibi tí ó dá ó pọ̀ ganu táwọn but àwọn àyè kan tó ṣe àwọn àyè yìí nǹkan dàwárí kí ní ẹkẹrẹ kò tí ẹ̀fẹ́ sí ara in tó kàmà rí ìrun pípẹ́ Qur'an halakot igba in tó ma rí nìyẹn sẹ́ni fi kíyàn ṣe zinanu masalasi ó kíyàn ṣe because masalasi à madina bí tó pẹ́ kódà tó bá ń tíṣẹ́ ìtọ́lù máa ń tẹ̀lé ọbọ̀ tó bá ti dẹ́nu ọ̀nà báyìí yóò dùn ní ó dẹ́yàn ọlọ́run padà ìtùnú ajé àdíkíṣẹ́ tó tẹ̀lé ọkà kiri o so kíyàn wá sẹ́lọ̀ nínú mọ́sálásí ó tún léwu ṣé kíyàn lẹ́ kò zìnà mọ́yàn nínú mọ́sálásí àkíyàn lẹ́ mọ́ta ewúrú méjì kò sí iye méjì nínú mọ́sálásí because àyà pọ́nlẹ̀ ní ibi level gbogbo káàkiri but jẹ́ kí fún ọ̀rẹ́ ń dùn mọ́sálásí kó kọrin àwọn yóò wà gbé yóò ah ó ṣe lè máa pí omi mọ́sílásí kí ni yóò hàrá ka ṣùrún rẹ̀ yàn yóò tètè kọ́lá tẹ́ṣẹ̀ ga kí lè lè nínú mọ́sílásí ẹ̀rọ táwọn ọkùnrin àtòbí máa ṣe rédè ìdíyàn àtọ́wádé mọ́sílásí hmm, ara àgbọ́ ah, máa lọ́bẹ̀rẹ̀ because àwọn àyè ẹni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú Ramadan inú sọ Ramadan nìyí náà àyè tó ní agbára ni ẹ̀ṣẹ̀ ń bẹ jahlu fa huwa diddul hilm jahlu ń bí yóò ìdàkejì ni kìkí ń ṣe bóyá àìmọ̀kan tí ignorance eh ni kanu abin sọ pé kínan pé alala yajhalan ahadun alayna fa najhalu fawqa jahli so <clears throat> aljahlu bil i opposite kí ẹ má ní sùúrù kí ẹ má ní calmness kí ẹ kàn máa wà bí eh so in tan pé ni aljahlu ni wọ́n ní min as-safahi bil kalam al-fahish bí as-safa alfahish àwọn ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ zina ọ̀rọ̀ rúgbàun kama ìná pẹ̀ bẹ́ẹ̀ fahuwa aidan mahabbamun ala kulli halin wa hurmatuhu min as-sa'imi ahadun wa shadd gbogbo àsìkò àti gbogbo àìlè ní ti jẹ́ àrámù wọ́n tó bá ń gbàmù tó bá tó wá ń sọ àrámù tó wá lágbára ju àrámù lọ nínú ẹ̀rí pé anna siyama ma qawli zuru al-jahal wa safa naqisun naqisul mana qalilul ajra aw الأجر لأنه ليس صوما تاما كاملا ولو كان كذلك لصان صاحبه عن الأقوال المحبرمة وفضول الكلام wọ́n ní èyàn tó bá ń kó sáwọn kìíní Ramadan ó ń tọ́ka lórí pé àwẹ̀ tẹ́lẹ̀ náà kìí sábà tó pé àwẹ̀ rẹ̀ kìí sábà tó kúnná ìdí ní pé táwẹ̀ ń bá kúnná dáadáa ni kò bá náà rẹ̀ kò níbi rú àwọn nǹkan báyìí àwẹ̀ yóò bá mọ̀ náà rẹ̀ kò níbi rú àwọn nǹkan báyìí ẹlẹ́ẹ̀kàrún ni wípé falaysa lillahi haja fi an yada'a ta'amahu wa sharabahu yuradu bihi bayanu idham irtikabi qawli zurul jahl fi hali siyam wa illa fallahu ta'ala ghaniyun anil alamin wa a'malihim so le ọlọ́n kàfí ń sàlàyé bí ó ṣe wúwo tó ni irun tẹ́ni yẹn ṣe bó ṣe léwu tó tí ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ mọ́ dánwò so lọ́lọ́n fi ní pé ọlọ́run ní bùkátà sí oúnjẹ rẹ̀ wà ílá ọlọ́run gbà kan ní bùkátà sí oúnjẹ rẹ̀ tẹ́lẹ̀ náà aslan but kí ẹ̀ tó lè bá ma rídọ́ mú pé ọlọ́run máa máa sọ kó lè bá mọ́ bó ṣe wúwo tó ni ẹlẹ́ẹ̀kẹfà ni pé asiyamu al-kalamil mahabram zahirun siha wa ada'ul wajib an sahibihi idh annahu kí ẹ sọ́gùn kan báyìí kí n fi bí yíò ní lára ṣe báyà àmá nǹkan tó léwu ni yóò mọ̀ dínládáwọ̀ ẹkù títí tí ó yóò padà díkí ni o tí ó padà fẹ́ mọ́kún kankan qala al-wazir ittafaqu ala anna al-kadhiba wal-ghiba yukrahani lis-sa'i wa la yufattirani fa sawmuhu sahihun fil hukm wa hadha mabniyun ala qa'idatin hiya anna at-ta'lima idha kana 'amman la yaqtasu bil-ibada fa innahu la yubtiluha bi khilaf at-tahrim al-khass wọ́n mú kọ́ìdà kan fún wọn bí fún wọn ò ní usul kọ́ìdà ni wípé ìdítẹ́ fi ní pé irú àwọn kàbà bí ọrọ̀ àti bí irú àwọn kàtàkàkalẹ̀ yíkọ́ kí n sí pé bí a yóò fọ́ yóò kò sínú àwọn fàtẹ̀ ah, ọrọ̀ ni wípé ó láwọn àwọn tààrímù kan àti kó wà àám tààrímù àám ṣe báyàrí specific sí ìbádà kan so ba ìbádà yẹn yóò dínkù ọlá rẹ̀ kò ní bá jẹ́jẹ́ àmúláwọn tààrí nǹkan tó pé họ́ọ̀sù ní fáwọn ìbádá ti kọ̀kan pé ilé yóò ó láwọn tààrí láti tẹ̀ tó bá lè kú sí ń kọ́wọ́ ìbádá ẹ̀ jẹ́ kí ni ó ti bàjẹ́ ni so yóò kù di same thing pẹ̀lú àwọn kan tí náà so ẹ jẹ́ ká dúnbẹ̀ inṣáàlá wọ́n ń pè àti mú ìlú náà àǹfàní bí hadith yẹn أنبياء الله سبحانه وتعالى كجرى فنك وكوان هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته